and hope unto the book of Ecclesiastes chapter 9. We are looking at what I call growing in your marriage. Growing in your marriage. Dídàgbà nínú ìgbéyàwó rẹ. Whether you are married or not. Bóyá o ti ṣègbéyàwó tàbí bẹ́ẹ̀ You need information. O nílò ìròyìn. Whether you have been married for long. Bóyá o ti fẹ́ kí wọ́n ti ṣe ìgbéyàwó. Or you are just entering into it. Tàbí o ṣẹ̀ṣẹ̀ wọ inú rẹ̀. Or you are about to enter into it. Tàbí o fẹ́ wọ inú rẹ̀ báyìí. You need information. O nílò ìròyìn. Because if your marriage because if your marriage nítorí pé sí ìgbéyàwó rẹ is not working according to the way heaven expects it to work. Tí kò ṣiṣẹ́ tàbí tí kò wà ní ọ̀nà ìbámu pẹ̀lú bí ọ̀run ṣiṣẹ́ tó wà. It will bring disgrace. Yóò mú ìtìjú wà. growing in your marriage. Dídàgbà nínú ìgbéyàwó rẹ. Ẹ̀sìn thirty to nine. Ìwé oníwà sórí ìkẹsàn-án. I read verse nine. Wọ́n kẹsàn ìkẹsàn-án. Live joyfully. Máa fi ayọ̀. With the wife whom thou lovest all the days of the life of thy vanity. Máa yàrá ẹgbẹ́ sì wọ́n ti fẹ́ ní gbogbo ọjọ́ which he has given thee under the sun. All the days of thy vanity. For that is thy portion in this life. And in thy labor which thou takest under the sun. Live joyfully. With the wife whom thou lovest. in the kingdom of God. Marriage is ordained by God. To bring honor to him first. Your marriage is first of all ordained to bring honor to God. Then it is also ordained to bring honor. honorable in all. Tí It's honorable. if you bring honor. To everyone that gets involved in it. Marriage is a covenant platform. For spiritual growth. Fún ìdàgbàsókè nípa tẹ̀mí. For those who are in the kingdom of God. Fún àwọn tó rẹ nínú ìjọba ọ̀run. It is a covenant platform. Ó jẹ́ àgbékalẹ̀ tó ní májẹ̀mú nínú. It's an arena that should help you to grow. Ó jẹ́ gbàgede tí ó ràn lọ́wọ́ láti dàgbà. In the things of the kingdom. Nínú ohun tó ní ṣe pẹ̀lú ìjọba ọ̀run. You are either growing. Bóyá ò ń dàgbà. In your marriage. Nínú ìgbéyàwó rẹ ni. Or you are dying. Tàbí ò ń kú in your marriage. Anything that is not growing. Oh, definitely dies. When the Bible says. One would chase a thousand. And two ten thousand. Nígbà He is not talking to babies. Kò He is not talking to those who are not mature. He is talking to those who have grown. The matured ones. They are the ones that can chase ten thousand. àwọn náà lẹ́nu wọn ni tí wọ́n lè mú ẹgbẹ̀rún mẹ́wàá. as husband and as as wife. gẹ́gẹ́ bí ọkọ àti aya. who want to enjoy the full blessing of marriage. èyí tó fẹ́ gbọ́dọ̀ ìṣúná ìdìbò sínú ìgbéyàwó. growth. ìdàgbàsókè. is non-negotiable. kì í ṣe ohun tá a lè especially. pàápàá jùlọ spiritual growth. Ìdàgbàsókè nípa tẹ̀lé. Look at the book of Luke. Ẹ wo ìwé Lúùkù. Luke chapter three. Ìwé Lúùkù orí ìkejì. Luke chapter 2. Verse 40. Ẹsẹ̀ ogójì. Luke 2 40. And the child grew. And was strong in spirit. Filled with wisdom. And the grace of God was upon him. And the child grew. ọmọ náà sì ń dàgbà. because he was able to grow. nítorí tó ṣe é ṣe fún láti dàgbà. he began to experience some things in his life. ó bẹ̀rẹ̀ sí ní ìrírí àwọn nǹkan nínú ayé rẹ̀. as a result of growth. látàrí ìdàgbàsókè. three blessings to resist the enemy. Anytime it comes to harass you in your, your home. because You are strong. Your marriage too is strong. And the child grew. And was strong is still. If you don't grow you will be weak in spirit. and then your marriage group will be weak. there are so many husbands and wives. although they come to church. they claim to be born again. but they are very very weak ṣùgbọ́n wọ́n jẹ́ aláìlágbára. And then the enemy can just come in and mess them up. Ọ̀tá wọlé wá sí tí wọ́n bá ti bà sí. We had the story of Little Good Word. A gbọ́ ìtàn sí Little Good A dynamic man of God. Ènìyàn ọlọ́run kẹ́kọ̀ọ́ láre. A man of faith. Ẹni tó ní ìgbàgbọ́. That was very strong in the spirit. Èyí tó ní agbára nínú ẹ̀mí. He was sleeping one day. Ó sùn ní ọjọ́ kan. And all of a sudden. Lójijì. He had a strange noise. Ó wá gbọ́ ariwo àjèjì. In the living room. Before I wake up, rearrange my room. Rearrange it. And the man went back to bed. No prayer. No shouting. Blood of Jesus. Why? He was strong in the spirit. So he has the capacity. The ability to resist the enemy. Without any fear. This one is better. Than the story of that woman that the Jew told of long long time ago. Of a woman that was sleeping behind her, beside her husband. The man and the woman were sleeping. And all of a sudden. The woman had a voice. And the voice ordered her to stand up. Oh no, wá pàṣẹ pé kó dìde. And she stood up. Ló bá dìde. The voice ordered her to get out of the house. Oh, you ó tún smash sí láṣẹ fífẹ́ kí ó kúrò nínú And she got out of the house. What? ṣe rìn jáde kúrò nínú ilé nìyí. Naked. No. Mm-hmm. And she went past the first street. Oh, Ó sì la òpópónà àkọ́kọ́ kọjá. Naked. No. Mm-hmm. ìhòhò. In the middle of the night. Lọ́kọ̀dé òru. The second street. The top street. Because when she got to the top street. That another voice now sounded. A child of God cannot run mad. Ọmọ Ọlọ́run kò lè sùn. At that level. She regained back her consciousness. He looked at and said, How did I get here? What is happening to me? On the third street. ní Naked. Then she ran back to the house. Meanwhile. The husband was still snoring. He didn't even know whether anything was happening. Those are two different families. One. He was able to tell the devil. So it is you. I'm going back to bed. The other woman. So the, the voice of the serpent. Oh, ordered her to get out. If not for the mercy of God. That will have been the end of that woman. I'm praying for your family now. I'm praying for your marriage now. I'm praying for you that man. I'm praying for you that woman. Mo That the voice of the serpent. Nígbà ohun ẹjọ́ ni. time against your home. Èyí tí silence forever in the name of Jesus. And the child grew and was strong in spirit and filled with wisdom. When you grow, you will be filled with wisdom. Then your marriage too will be filled with wisdom. You will see wisdom manifest. Wisdom is different from education. Education is the development of your brain. Wisdom is the development of your heart. You need wisdom for your marriage to work. Not education. We have so many couples with beautiful certificates. But they are first class failures when it comes to the issue of marriage. Wisdom is knowing what to do at the right time to do it. and it shall be given to you. I would like you to first forth your full hand. Wọ́n fẹ́ kẹ́ ẹran wọn méjèèjì tó dé. If you are married. Ṣé bá ti ṣe Or you intend to marry. Tàbí ẹ ní ìfẹ́ sí àti ṣe ìgbéyàwó. Stretch forth your full hand. Ẹran wọn méjèèjì tó dé. And I pray this prayer for you. Bó o ṣe gbà kó gbàdúrà yìí fún I decree now. That the spirit of wisdom. Wípé ẹ̀mí ọgbọ́n. That will make your home to be a success. Èyí tí yóò mú kí ìdílé rẹ kó ṣe àṣeyọrí. The spirit of wisdom. Ẹ̀mí ọgbọ́n. That will make your family. Èyí tí yóò mú kí mọ̀lẹ́bí rẹ. To be at the top. Tí ó wà lókè. The spirit of wisdom. Ẹ̀mí ọgbọ́n. That will destroy. Èyí tí yóò parun. The agenda of the enemy against your home. Èso ọ̀tá lòdì sí ilé rẹ. Right there where you are. Níbi tó dé Receive it in the name of Jesus a threefold amen. And the child grew. Ọmọ náà sì ń dàgbà. And was strong in spirit. Ó sì lágbára nínú ẹ̀mí. Filled with wisdom. Ó kún fún ọgbọ́n. And then the third one. And the grace of God was upon him. When you grow, the grace of God will be visible upon your life. And as you grow too, your marriage will be empowered by divine grace. When grace is at work in your home, what others find difficult. Ohun tí ó ṣòro fún àwọn ẹlòmíràn. Will be easy for you. Yóò rọrùn fún When grace is at work in your home. Nígbà tí orin ọ̀fẹ́ The calamities that others suffer. Àjálù fún àwọn ẹlòmíràn jìyà rẹ̀. You will escape it. Ìwọ yóò bọ̀ ọ́. You will escape it. The Bible says. Ìbéèrè wípé. And Noah found grace in the eyes of the Lord. Lúrà He found grace. So it was grace that saved Noah. Not his righteousness. Not his holiness. Kì Not his uprightness. Kì He found grace. Orí orí ọ̀fẹ́ gbà. So what other suffer? Ohun tí àwọn ẹlòmíràn sì yá rẹ̀. He escaped it. bọ́ nínú rẹ̀. When other families are being destroyed by water. Nígbà tí àwọn mọ̀lẹ́bí tó kù sí omi run wọ̀n. Grace saved the family of Noah. Orí ọ̀fẹ́ ló dá mọ̀lẹ́bí Noah. When the anger of God came. Nígbà tí ìbínú Ọlọ́run dé. To destroy All family. The family of Noah was spared. Why? Because of grace. When your marriage is empowered by divine grace, that kind of marriage can never end in divorce ìgbéyàwó bẹ́ẹ̀ kò lè yọrí sí ìpínyà. Therefore, I pray again for you this morning. Nítorí náà, mo tún gbàdúrà sílẹ̀ kan sí fún ọ òwúrọ̀ yìí. If your amen can be so loud more than anyone around you. And if you know that this prayer is for you, for your home, for your husband, for your wife, for your children. Ó wà fún ìwọ mọ̀lẹ́bí rẹ ìdílé rẹ ọmọ Then you have to say a sevenfold amen. O ní láti ṣe àmì I decree with your family. Mo pàṣẹ sínú mọ̀lẹ́bí rẹ. That the grace that is sustaining you to the end. Receive it in the name of Jesus. Ẹ̀ka is not accidental. Ìṣòro tó tẹ̀sí ṣẹlẹ̀. Growth. Ìdàgbàsókè. is not by chance. Ìṣòro tó kọ̀ wáyé lọ́sàn. Growth does not come as a result of wishful thinking. Ìdàgbàsókè kò wá látàrí wípé òun fún ààrẹ ní ohun tó fẹ́ tó dára pé kó ṣẹlẹ̀ sí ọ. Growth happens. Ìdàgbàsókè máa ṣẹlẹ̀. When you deliberately and consciously take some steps. Nígbà tí o bá pọ̀ ọ̀tọ̀ sí àwọn ìgbésẹ̀ gan When you take some action. That is when you will experience growth in your marriage. You must understand. That every marriage is unique and special. Wípé gbogbo ìgbéyàwó ló lárinrin tó sì jẹ́ àṣàyàn. Your marriage is unique. Ìgbéyàwó tirẹ̀ ó lárinrin. Your marriage is special. Ìgbéyàwó rẹ̀ ó jẹ́ àṣàyàn. It is very wrong of you to be comparing your marriage with another marriage. láti máa fi ìgbéyàwó tìrẹ wé ti ẹlòmíràn. you have a different agenda. ẹ ní God allow you and your partner to meet each other for a particular purpose. ọlọ́ gba ìwọ àti ẹnìkejì rẹ láti pàdé fún èrè yìí kan nígbà tó. So your marriage is unique. Ìgbéyàwó rẹ ó jẹ́ àrà ọ̀tọ̀. Your marriage is better. Ìgbéyàwó rẹ ó jẹ́ àṣàyàn. You meeting your husband or you meeting your wife is not accident. Ṣé o máa kọ tàbí àyà rẹ pàdé kó ṣe ṣiṣẹ́ rẹ? You may not follow the right procedure. O lè má tẹ̀lé ìlànà tí ó tọ́. But yet God is working behind the scene. Ṣùgbọ́n síbẹ̀ Olúwa ṣiṣẹ́ lẹ́yìn. Abraham married Sarah. Abrahamu fẹ́ Sarai. When he was a public unbeliever. Nígbà tó jẹ́ aláìgbàgbọ́ rárá. He didn't know God. But yet. See how God blessed that family. I decree. That your family is blessed by God. Mọ̀lẹ́bí That's your amen is not strong enough that your amen is not born again. You are saying amen as if you don't want the blessing. If God can bless the family of Abraham, the man that married when he was still worshiping idols, and you now you are in the kingdom. I decree again that your home, your marriage, your family is blessed. Your marriage is another country within a country. That your marriage is a textbook. And others will read it. Your marriage must work. Ìgbéyàwó rẹ̀ Your marriage will work. I said your marriage must work. Your marriage will work. I know that there are people here. If you call couple. Husband. And wife. If I had known, I would not have married this person. That is your brain talking. When you look at the book of the Almighty God. And you look at the heart of the Father. It's a different story. No matter the attempt by the enemy àánú ìfẹ́ sí àwọn ọ̀tá. To scatter your marriage. Láti tú ìgbéyàwó rẹ ká. To scatter your home. Láti tú ìdílé rẹ ká. God is interested. Ọlọ́run ní ìfẹ́. In stopping the enemy. Láti dá ọ̀tá dúró. Therefore. Nítorí náà. By the spirit that established this ministry. Nígbà ẹ̀mí tó fi ìjú ìjọ ìsàlẹ̀. And under the anointing of the father. Àti lábẹ́ ìfòròyìn bàbá. I prophesy. Mo sọ tẹ́lẹ̀. Into your marriage. Sínú ìgbéyàwó rẹ. That your marriage will not scatter. I said your marriage will not happen. Maybe you are here and say, well, me, I don't, I'm, um, I don't, I don't need marriage. Oh, you are married before and then you are, you are now, you are single. Bóyá oh, Or you are a widow. Or a widower. Remember, you have children. Oh, so your amen that you are saying is not only working for you, but it's also working for your children. I decree one more time by the anointing that establishes ministry that in the name of Jesus Christ of Nazareth, your home, your family, your marriage, will not scatter. In the name of Jesus. Growing in your marriage. Nínú àgbàsókè nínú ìgbéyàwó rẹ. Is talking about acquiring the right knowledge. Ó sọ̀rọ̀ nípa níbi ìmọ̀ tí for marital success. Fún àṣeyọrí nínú ìgbéyàwó. You acquire the right knowledge for marital success. Knowledge is power. Jesus said. Jésù You shall know the truth. And the truth that you know. Oh, will set you free. There are so many ingredients. Oh, that can help you to grow in your marriage. There are so many. Ọ̀pọ̀lọpọ̀ I can help you to grow in your marriage. As a husband, it will help you to grow. As a wife, it will help you to grow. So many. Ó But very quickly, let me just tell you few. Few of those ingredients. Díẹ̀ lára Number one. You must have deep knowledge about God. Deep knowledge. It will help your marriage to grow. It will also help you to grow in your marriage. Not surface knowledge. Not general knowledge. But deep knowledge. God said about Abraham. Ọlọ́run ti Abraham yọgàn. He said, I know Abraham. Ó ní mọ̀mọ́ Abraham. That he will command his children. Ó jẹ́ yóò pa àṣẹ fún àwọn ọmọ rẹ̀. And his household. Àti ìdílé rẹ̀. To keep the way of the Lord. Láti ka ọ̀nà Olúwa mọ́. God boasted about him. Ọlọ́run ti yọgàn. Because he has deep knowledge that will help people grow èyí is that you must learn to hear the voice of the Lord. you will have to learn it. You will learn to hear his voice. Isaiah said. And your ears shall hear a word behind thee. Behind thee. Saying, this is the way. Walk ye in it. have finished the prayer. The husband told the wife. The darling. You are not going to work today. The woman said but I have prepared. Ó We have very important meeting today. The woman worked in the bank the husband said you are not going. tell them tell them that you are not going. pè but why. ẹ as we are praying. the lord just spoke to me. that tell your wife not to go to work today. you know that day. lọ́jọ́ náà the robbers came to that bank. Àwọn adigunjalè wọ́n wá sí ilé ìfowópamọ́sí náà. Killed so many people. Wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. It was the voice that that husband had. Ohun the voice of the Lord that he had. Ohun Olúwa tí ọkọ yìí gbọ́. That saved the wife. Òun ló pa aya rẹ̀ mọ́. You must learn to hear the voice Know his voice, it is so simple. All of us here now. If you said everybody close your eyes. And the Jew speak. And they, they ask you, who is talking? Without even you seeing him. That is the deal. Why? Because you are used to his voice. You have been fellowshipping together. The same thing is with God. Learn to hear the voice of God. Number three ingredient. This may look simple but they are very vital. Three ingredients play with each other like children. Ẹ máa bára yín ṣeré bí ọmọdé. Play with each other like children. Ẹ máa bára yín ṣeré bí ọmọdé. It creates good atmosphere in the house. Yóò jẹ́ kí gbàgede àti agbègbè inú ilé yín tí ó Jokes. Ọ̀wẹ́tẹ̀ ẹ máa sọ̀wẹ́tẹ̀ papọ̀. Laugh together. Ẹ rẹ́rìn-ín papọ̀. Husband tickles your wife sometimes. Ẹ̀yin ọkọ, ẹ máa já àwọn àyà yín lè kọ́ lọ ní Wife, you too fry and tickle your husband. Ẹ̀yin pàápàá ẹ máa fọwọ́ ka wọ́n lẹ́gbẹ̀ẹ́. When a man just frown his face. Ṣé wọ́n kọ̀ sí Súmárì? As if he's the Goliath in the house. And the children and the wife and everybody say, hey. Àwọn ọmọ àti gbogbo ìyá gbẹ̀ hàn. It, it does not help marriage. Play with each other like children. It is not a sin. When, as husband and wife, you begin to play hide and seek game. Inside the house. Or inside the room after you go inside the house. It's very nice. Yes or no? Answer me now. Number four. Ìkẹrin. Occasionally. Ìgbà hmm. lẹ́kọ̀ọ̀kan. Shower together. Ẹ máa jọ òwe. Occasionally. Lẹ́kọ̀ọ̀kan. Bath each other. Ẹ máa wẹ̀ fúnra It gives a sense of unity and togetherness. Ó máa ń sọ wípé ìṣọ̀kan ó ń bẹ nínú Between two lovers. Láàárín àwọn olólùfẹ́ méjì. You may say, ah. Ẹ I am old. Ó ti dàgbà. After how many years? Lẹ́yìn ọdún mélòó? Thirty years. Ọgbọ̀n ọdún. Forty years of marriage. Ogójì ọdún nínú ìgbéyàwó. It renews the covenant of love. Yóò máa tún máa jẹ̀mú ìfẹ́yìn, yóò máa sọ́ di ọ̀tun. The Bible says, Bíbélì wípé, Adam and Eve. Ádámù òun Éfà. They were naked in the garden. Àwọn méjèèjì wà ní ìhòòhò. And they were not ashamed of one another. It has to go. Okay, Occasionally. Stick back together. Husband, rub the wife, but the, the, the back of your wife with soap. Ọkọ, ẹ Wife, please do the same thing. Aya ìlú ẹ̀kọ́ bákan náà. Number five. ìkarùn Defend each other fight for one another. ẹ máa jà fúnra yín. defend each other. ẹ dáàbò bo ara yín. fight for one another. Somebody is fighting your wife. Somebody is fighting your husband. And you are siding up with the stranger. That is not wisdom eléyìí kò sọ́kọ́ nínú rẹ̀. even if your wife is the one that is wrong. ó ti ẹ̀jẹ̀ pé aya rẹ̀ lọ́wọ́ at that point in time. ní ìgbà yìí. defend her. o lẹ́yìn. when you now get home. ẹ bá wá dé. tell her you are wrong. ọwọ́ sọ fún àkókò tó ṣe ìdá o. Jesus went after Paul. Jésù Olúwa ó sáré ní Pọ́ọ̀lù. when Paul was persecuting the church. nígbà tí Pọ́ọ̀lù ṣe níbi bíbi sí àwọn ìjọ. the wife of Christ. àyà Christy. Jesus did not allow Paul to rest. Defend each other. And for one another. Number six pray and fast together. The Bible says, if two of you are agree on earth are gotten anything, it shall be done. Husband and wife should sit down and join their hands together and pray together. All this go and pray your own, I will pray my own. In marriage, in home, it's not always good. Pray and fast together. Ẹ Seven. Train your children together. Train them together. If the mother is disciplining the child. The father should not say leave him alone. Àwọn It is their time. Leave them alone. It can scatter. when those children were messing up around. you have to train your children together. ẹ It helps your marriage to grow. Yóò ran ìgbéyàwó yín lọ́wọ́ láti dàgbà. It helps you to grow. Yóò ràn pàápàá lọ́wọ́ láti dàgbà. Number eight. Buy a surprise gift for each other. Ẹ máa ra ẹ̀bùn A surprise gift. Buy it for each other. Especially if you are a husband here. Most women like gifts. Coming back from work. À Buy her gift. Give it to her. Let it surprise her. study each other very well. These are two people coming from a different background. They think differently. They see things differently. So for them to be able to come together and begin to work together wà papọ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa rìn papọ̀. you need to study each other very well. ẹni láti mọ ara yín dáradára. you must continually study your town. ní gbogbo ìgbà ní ní láti máa ṣàkíyèsí ìfọ̀ ọkọ nígbàdí ayé yín. because marriage is a lifetime school. nítorí pé ìgbéyàwó jẹ́ ilé ìwé ìgbà ayérayé. study each other very well. ẹni láti máa ṣe ara yín kẹsì mọ́ ṣẹṣẹ. it helps you to grow in your marriage. yóò ràn yín lọ́wọ́ láti dàgbà nínú ìgbéyàwó. ten ìkẹwàá. to engage a, a discussion. Ẹ máa kọ́ bí ẹ ti ń bá ara ẹni ṣe ọ̀rọ̀ tó ní tó rọrùn. And not argument. Kì í ṣe láti lè máa ṣe àríyànjiyàn. Learn to engage in discussion. Ẹ máa kọ́ bí ó ti máa sọ̀rọ̀ tó ní tó rọrùn. And not argument. Kì í ṣe máa ṣe àríyànjiyàn. Discussion is for the wise. Ìfọ̀rọ̀jọ́mítọ́rọ̀ ọ̀rọ̀ ó wà fún ọlọ́gbọ́n. Argument is for the ignorant. Ìjiyàn ó wà fún àwọn aláìgbọ́n. And during discussion. Nígbà tí ìyàwó fọ̀rọ̀jọ́mítọ́rọ̀ ọ̀rọ̀. Don't raise up your voice. Ẹ má ṣe jẹ́ kó wùn lọ sókè. You are discussing. And then you are shouting. It's no that discussion. It has become accusation. Learn to engage in a discussion. And not argument. Eleven. Keep your marriage from the third party. Don't allow any third party to influence your marriage ṣe fàyè gba ẹlòmíràn láti ní ipá tàbí ìmísí ìgbéyàwó yín. By third marriage I mean your father, your mother, your sister, your uncle. Àwọn ẹlòmíràn tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní bàbá yín, màmá yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín. Keep them away. Ẹ jẹ́ kí wọ́n wà lọ́nà. For influencing your home. If you are always bringing your father or your mother to come and settle your differences. Any small thing. Ohun díẹ̀. I will go and report it to your daddy. lọ fẹjọ́ ẹ̀ sí bàbá rẹ̀. Any small thing. Ohun kékeré. I will go and report it to your uncle. lọ fẹjọ́ rẹ̀ sí àbúrò bàbá rẹ̀. That kind of a marriage can never go. Irúfẹ́ ìgbéyàwó báyìí kò lè dàgbà. You must keep your marriage away from the third party. Ẹni láti ka ìgbéyàwó ni mọ́ kúrò lọ́wọ́ ọ̀dọ̀ àwọn ẹlòmíràn. Am I making sense this morning? Ṣé ohun tí mò ń sọ gbọ́gbọ́ mu? I can't hear you. Twelve. Ìkejìlá. Don't keep secrets from each other. Husband and wife should be able to discuss anything among themselves. Ọkọ àti ayàwó yẹ Don't be afraid to talk to your wife. Ẹ má ṣe jẹ́ Don't be afraid to talk to your husband. You must be free with each other. Ẹ Help each other in the house. Help each other. Husband. Ọkọ. It is not a sin. If you help your wife. To wash the dishes. It is not a sin. If you help your wife. To even wash her underwear. Láti A man was talking to me. He said, yeah, I can do anything for my wife. Oh. Ohun But for me. To carry a hand. Ìwà gbé àwọ̀dá. I want it. Ìwà kọ́. Help each other. It is not a sin. Why too? It is not a sin. It will help your husband to polish his shoes. Tí ẹ bá ran ọkọ yín lọ́wọ́ láti máa lo By doing that, you are not a shoemaker. You are a marriage maker. Help each other in the house. Ẹ eh, ràn Know when to touch each other sexually. Ẹ eh, oh, No. Look at the mood. Eh, People. The Bible says there is a time for everything under heaven. Bíbélì ní pé àkókò ń fún gbogbo lábẹ́ ọ̀run. There are some husbands that we need to talk to. Àwọn ọkọ kan wà tán nílò láti bá sọ̀rọ̀. You need to exercise some discipline and self-control. Ẹyin láti ní ìkóra ẹni ní ìjánu. How can a man be run after madam? Báwo ni ọkùnrin yóò máa sáré lé ìyàwó rẹ̀? Two weeks after the woman had just put to bed. Ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìgbà tó ẹ̀sẹ̀ bímọ àyànfẹ́ madam. ó wí sẹ́yìn yáàfin. I have voted for long ago. ó ti pẹ́ tí mo ti dúró. That is not too good. ilé yóò dára tó. We had the case of the man. a gbọ́ nípa ọkùnrin kan. Went to the hospital. ó lọ sí ilé ilé ìwòsàn. The wife just put to bed. aya rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bímọ. And inside the hospital. ilé ìwòsàn bẹ́ẹ̀. He said it the wife. ó sọ fún aya rẹ̀. Madam, are you ready? Mo ti ṣe tán. Miss I am ready now. Èmi náà ṣe tán ara ti wà lọ́nà. The wife said, ah. Ara ara ẹ ṣe. In here. Nínú ilé ìwòsàn bì. Ṣé yẹ? Ó ní bẹ́ẹ̀ ni. After all, Ṣèbí. you are the, you are the only one here. Àìwọ nìkan ló wà ń bì. The woman said, no. Obìnrin ṣe rárá. And then fight started. Ìjà bá bẹ̀rẹ̀. That's how we got to know. Bí a ṣe mọ̀ nìyí. Don't lie to the woman. After the whole fellowship, they will go back to their vomit. That is not right. Know when to touch each other. Fifteen. Never go to bed angry with each other. These are things that will help your marriage to grow. Make it a law in your home. That every misunderstanding must be resolved before going to bed. The Bible says, be angry and sin not. This is for our sister. Always appear neat. And smell good. Before your husband. Always. There are some sisters. They have taken their own holiness to the extreme. Every time they tie the house. Gbogbo ìgbà, Whether they are praying oh. you or not praying you, 24-7 they tie the cap. And then the, the, the, the, the hair is smelling. Smelling. That is not holiness. That is dirtiness. Some will never apply any perfume on their body. Say no. That is worldliness. Ìbáyára yìí Which Bible are you reading? Jesus allowed perfume to be applied on him. Jésù jẹ́ kí wọ́n lo òórùn dúdùn láti jẹ́ kí wọ́n You cannot be holier than Jesus. Ẹ ò lè mọ̀ ju You must appear neat. And smell nice. Kí ẹ sì máa ní If not, Títí máa You may push the man out. Ẹ lè tọ ọkùnrin síta. After pushing him out. Ẹ You will not come for prayer. Àwọn Every strange woman. Ah, every strange woman. The reason the man is calling the strange woman. Because he can smell. Good things. Which you. Don't have. Tí And there are some sisters. Immediately they give birth to all their children. Ní kété ni wọ́n The husband. So they dress anyhow. Not knowing. That that man is watching. Always appearing. Ẹ máa And smell go before your husband. Ṣé Seventeen. Invest into your house. Give your wife every necessary support in whatever she desires to do. Gbogbo àtìlẹ́yìn ṣe nílò láti fún aya yín. Support her in her business, support her in her career. Ẹ̀tìlẹ́yìn nínú òwò nínú. Support her spiritually. Ẹ̀tìlẹ́yìn nípa tẹ̀mí. Eighteen. Ìkejìdínlógún. Be a role model. Ẹ àwòkọ́ṣe. To your children. Sí àwọn ọmọ yín. Be a role model. Ẹ àwòkọ́ṣe your children. Don't be a manipulator and a forerunner as a father. And don't be a liar and a troublemaker as a mother. Your children should be able to preach their chest anywhere. That my parents are truly born again. Nítorí Be a role model to them. Ẹ jẹ́ àwòkọ́ṣe fún wọn. In the things of the kingdom. Nínú ohun ti ìjọba ọ̀run. Number nineteen. Ìkọkàndínlógún. As a man. Gẹ́gẹ́ bí ọkọ. Never you raise your hand to beat your wife. Ẹ má ṣe fi ọwọ́ yín sókè láyé láti lu aya yín. Never raise up your hand to beat your wife. No matter the reason. Never you do that. Any man beating a woman is not a real man. He is a baby. Ó He is a baby on the inside. You may say, well, that woman. Ẹ̀rẹ̀ ń a troublemaker. That woman. Her mouth is sharp. Beating is not the solution. Lílù kì í sojú sí. Beating is not the solution. Lílù kì í sojú sí. Twenty. Ogún. Be broken. Ẹni ìwó palẹ̀. Be broken. Ẹni ìwó palẹ̀. Your brokenness must be total. Ìwó palẹ̀ yín ó ní láti jẹ pátápátá. Your brokenness must be genuine. Ìwó palẹ̀ yín ó ní láti jẹ òjúlówó. Your brokenness must get to the level where people will say, ah, you are, you are, you are ìwọ́palẹ̀ yín if you fight for your right. ẹ ní láti jà fún ẹ̀tọ́ a woman came to church. obìnrin kan wá sílé ìjọsìn. leaving the husband at home. ó fi ọkọ rẹ̀ sílẹ̀ nílé. but before the service finished. tí ìsìn tó parí. the Lord said to that woman. go back home go back home go back home. go back home. I want you to see something. go back home. and the woman left the husband miscalculated. ọkọ yìí kò ronú dáadáa. he knows that where the madam will usually come home at a particular time. ó mọ ìgbà tí ìyàwó rẹ̀ máa ń padà wá sílé. but that day. ṣùgbọ́n madam came very early. ìyá àkùn tètè wá. and behold. kí the madam saw the husband. ìyàwó ló wá rí ọkọ rẹ̀. and a strange woman. àti obìnrin àjèjì on their matrimonial bed. The man was shaking. Ọkùnrin yìí ń bọ̀. The woman too was shaking. Obìnrin sábà ń But the madam just looked at them. And said, hmm. Well, it is not your fault. Kì She, she, was talking to the strange woman. It is not your fault. You see, I can see that you are not born again. You need to give your life to Jesus. You need to give your life to Jesus. And then I said, this is not my husband. I know my husband. I know that there is a power that wants to destroy him. This is not him. He doesn't do this kind of thing. The, the man was shocked. The strange woman too was shocked. Obìnrin bàbá ẹnu yá. If it was to be some of our sisters here. Wọ́n ti lára àwọn arábìnrin wa níyìn. Wọ́n ti torí gbóná lé lórí. I know what is likely to happen. Mo mọ ohun tí wọ́n ṣe. After breaking the head of that woman. Lẹ́yìn ìgbà tó bá fọ orí obìnrin yìí. With either bottle. Bóyá pẹ̀lú kò. Or hammer. Tàbí òòlù. Then she will now start raining fire. Thunder. Àrá. Priesthood. Tsunami. Everything on that woman. But do you know? That the action of that woman. Wípé Converted that strange woman. You must be broken. Ara lọ́kùnrin àbúrò mi. That with these few points of mine. Wípé pẹ̀lú àwọn kókó ọ̀rọ̀ díẹ̀ tí mo sọ. I have been able to convince you and not confuse you. Ó ti ṣe é ṣe fún mi láti lè yí lọ́kàn padà ní ṣiṣẹ́ láti gbà yín lọ́kàn rú. That you can grow in your marriage. Ṣé ẹ lè nínú ìgbéyàwó yín? And that your marriage will be heaven on earth. Wípé ìgbéyàwó yín yóò jẹ́ òun lórí rẹ̀ aláìní. I would like you to bow down your head. Wọ́n fẹ́ kí ẹ and talk to the Lord. Say, Father, I commit my home into your hands. Take control. Ẹ Be in charge. Ẹ In the name of Jesus. Speak to the Lord now. Speak to the Lord now. Father. Bàbá. Take control of our family. I commit my family into your hands. Father. Bàbá. Take control. In Jesus mighty name we pray. Praise God. You are welcome again. To this session of uh, Happy Home Sunday Family Forum, where we tell it in writing to Jesus. It is a question and answer session. And as you do that, God will bless you through it. In the mighty name of Jesus. Amen. Amen. Àmín. let's go into the few questions we have here. Oh, just listen to this announcement. Ẹ uh, We want to thank you for uh, bringing in the question, but uh, we appreciate the fact that you have been putting your phone number. It has been helpful to us. So it is still optional. If you don't want to do it, you may not do it. But it's helpful to put the number. And uh, number two announcement is that uh, you keep on sending your mails through our uh, uh, electronic box which is uh, nfm at gmail dot com mfmhappyhome@gmail.com. ìfilọ̀ kejì ni pé àwọn àtẹ̀jíṣẹ́ ń ṣẹ́bí ṣe ọwọ́ sí wa ẹ lè tẹ̀síwájú láti máa sọwọ́ sí i. And of, and of course, uh, our counseling at 11 a.m. on Mondays and um, Wednesday during the week still stay. Àwọn olùgbaninímọ̀ràn wa máa ń wà bí ní ọjọ́ Monday ní aago mọ́kànlá òwúrọ̀ àti ní ọjọ́ Wednesday nígbà yìí. And the counseling session immediately after my uh, Sunday service. Àti àkókò ìgbaninímọ̀ràn ní kété tí a bá ti parí ìsìn. The first two questions have to deal with, uh, incidentally, with what our Father and the Lord has talked about. You know, he's talking about how we can encourage the uh, growth or eliminate impediment to growth. Ó And that is why we are addressing it because most of the time this type of attitude and character that you are describing do crawl into marriage and actually kill the growth factor. nítorí pé àwọn sọ̀tún àwọn ohun mi tó rápáláwọ nígbèyàwó tí kò tọ́ tá a bá lè mú kúrò ó máa ń wo ìgbéyàwó tàn. the question is is there any crime for a Christian to marry Muslim? ó sọ wípé ṣé ọ̀rọ̀ ni fún Kristẹni ó ṣègbéyàwó pẹ̀lú Mùsùlùmí. Well, it's almost an obvious response, but let's just explain it to you. Let's see this in the right perspective. A Muslim is an unbeliever. Again, the crime he refers to must be seen as violation of law. And it is the law of spirit of life that you are violating when you do what this lady is talking about. Ó jẹ́ irú òfin ẹ̀mí yìí nígbà tá bá sọ pé ẹ̀ ṣe nǹkan tí kò tọ́ nípasẹ̀ ọ̀nà tó tọ́. For if a believer loses his identity before God. Tí ẹni tó jẹ́ onígbàgbọ́ tó bá pàdánù ìdámọ̀ rẹ̀ ìdámọ̀ ìdánimọ̀ rẹ̀ níwájú Ọlọ́run. By his choice of association. Nípa ohun tó yàn òfẹ́ ní ìbáṣepọ̀ rẹ̀. He is dead before he dies. Ó ti kú kó tó ní kó tún kú. So our only response to this question. Is in Ephesians um, six. I will just read two verses. Six, four, verses fourteen to eighteen, but I will just take uh, the key verses fourteen. Say, be ye not unequally yoked together with unbelievers. For what fellowship as right as righteousness with unrighteousness, and what commission has right with darkness. ó ní lè ṣe ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn pẹ̀lú àwọn ọmọ pé torí pé kí ni ìmọ́lẹ̀ ní ṣe pẹ̀lú òkùnkùn. and seventeen. ẹsẹ̀ kẹta àti ológun. wherefore come out from among them. ó ní nítorí náà jáde kúrò láàrin wọn. and be ye separate. bẹ́ẹ̀ sì yára ń sọ́tọ̀. tell the lord. bẹ́ẹ̀ ni olúwa. and touch not the unclean. Kí ẹ̀sìn má bọ̀ ọkọ̀ ohun àìmọ́. Unclean now the unbeliever. Ọ̀run àìmọ́ kọ̀ọ̀kan. And God says, I will receive you. Olúwa wá wípé wọ́n ti gbà yín. And that, I think that will take uh, care of that with the lady who has uh, asked that question. Mo lérò pé eléyà àmójútó ìbéèrè tí ẹni ìbéèrè. Similarly, we are talking about character that can actually remove happiness from the divine equation in marriage. That's ah. where I a sọ nípa àwọn ìṣesí tó lè mú àdùn kúrò nínú ìgbéyàwó. a brother and a sister are into relationship. àwọn arákùnrin àti arábìnrin kan wà nínú ìbáṣepọ̀. for a while they have both um, that is information that they marry one wọ́n ti ní wọ́n jọ ní ìpinnu papọ̀ fún àwọn àwọn tó máa àwọn àwọn tó máa papọ̀ títí láé. They have uh, the plan of God for each other. They know it themselves, and so through some revelation here and there, they are convinced that they are meant for one another. Ọlọ́ba àwọn ènìyàn Ọlọ́run wọ́n jọ gbàdúrà papọ̀ nípa ìjà ẹlẹ́dẹ̀ ẹ̀ nípa ìlú tí wọ́n ti gbàgbọ́ pé ó máa rí bẹ̀. Something happened. Ṣùgbọ́n òun wá ṣẹlẹ̀. The man impregnated another person. Arákùnrin wa lọ fún ẹlòmíràn lóyún. And the lady is asking, what can I, what can the sister do now? Arábìnrin wá bèèrè lọ́wọ́ wa Bọ́láwọ́ kí ni tí òun ṣe báyìí? Well, I, uh, you uh, should be thanking herself that this thing happened before you decided to not the something. So go get into marriage. Ó jẹ́ kó máa dúpẹ́ lọ́wọ́ rà kó máa dúpẹ́ lọ fún Ọlọ́run rẹ̀ wípé ohun yìí ó ṣẹlẹ̀ kó tó I want to see the hand of God in this type of intervention. Mo fẹ́ rí ọwọ́ Ọlọ́run nínú irúfẹ́ ìdásí. I see the hand of God in this type of intervention. Èmi lè rí ọwọ́ Ọlọ́run nínú ọ̀rọ̀ ti ìbáṣepọ̀ say the morning, you know, dictates what comes up in the day. Pé òórùn ọ̀lẹ́ ọmọ tí mo kọ́ tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ lóòjọ́. So definitely. If you find your own uh, husband somewhere else. Ó ti kan dandan kò bá gbé lọ wá ọkọ tí ọkọ tí níbò mìíràn. Praise God. Ẹyin Olúwa. Praise God. And this last one. Ìṣó kẹ́yìn. Ìṣe ẹ jọ̀wọ́ ṣé ìṣe Yorùbá ẹ jọ̀wọ́ ṣé ó dára kí a máa pe ọmọ wa ní ọkọ wa nígbà tí kò sí ọkọ. I will put it in English. Is it okay. for us to be calling our child our husband when our husband is not around? Okay. Um, one thing is that this is a common expression of uh, affection and love between people. Eléyìí It's a figurative expression of expressing affection. Ó It goes from culture to culture even in the biblical family. It is an endearment, this means an affection that is platonic that doesn't have the sensual desire in it. Ó jẹ́ ọ̀rọ̀ tí a kàn sọ tí kò ṣe pé bí ó ní pé àti wá pé èèyàn fẹ́ ṣe dandan. So I say that there is nothing wrong in calling your son ọkọ mi my dear. It's saying simply my dear, my darling, you know. Èmi rí i pé kò ń ṣe ohun tó burú láti máa pe ọmọ yín ọkùnrin ní ọkọ mi ó tó tó dà ní pé ẹni tí mo nífẹ̀ẹ́ sí olùfẹ́ We should be careful sometimes not to over spiritualize this thing. Torí náà ní láti dé ìsara láti máa ṣe ètò pé abẹ́fù wà mímọ́ àṣejù. But I want to advise that if the reference to ọkọ mi aya mi my darling is affecting this woman in, in her heart. Ṣùgbọ́n mo fẹ́ sọ wípé that by calling your your son my husband pé ó wá ń yọra obìnrin lẹ́nu nínú ọkọ rẹ̀ ni ó ń dààmú rẹ̀ ó mú kó wà ní it means naturally the woman is a kind of bona fide candidate for deliverance and it should quickly go and do that. ó túmọ̀ sí pé obìnrin nílò láti lọ fún ìtúsílẹ̀ ní kíákà èyí jẹ kó lọ fún. but definitely there is no harm in referring to your son or to your child as their and all the rest. even in bible you see even jacob. I mean, uh, call. Pàápàá níbi tí Bẹ́ẹ̀lì ẹ lè rí. Call call uh, Ruben. Nígbà tó pé Ruben. The excellency of power. Ṣé ìsáyọ agbára mi? call Abraham my lord. We generally in Christian uh, we call ourselves beloved. This is just an expression of love. Ó kàn jẹ́ ọ̀rọ̀ ìfẹ́. At family level. Ní ìpele títí mọ̀lẹ́bí. God bless you. Olúwa bùkún fún yín. Praise the Lord. Ẹ̀yin Olúwa. We have this question here. A ní àwọn ìbéèrè wọ̀nyí ní. The sister says good morning. Arábìnrin sọ pé ẹ káàárọ̀. Is it right for me to marry a man divorced several years ago? Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún mi láti fẹ́ ọkùnrin tó jẹ́ wípé ó ti pẹ́ lẹ́yìn ìkàtìmọ́ra? And the woman has married to the, the woman was married to before has already married another man and has moved on. Èyí tó jẹ́ pé obìnrin tí ó fẹ́ ó ti lọ fẹ́ ọkọ mìíràn. The man wants to marry me and move on too. Arákùnrin yìí ó fẹ́ fẹ́ èmi náà láti tẹ̀síwájú bákan náà. Is it right and proper? Ǹjẹ́ ó bójú mu bí? What advice can I get on this? Kí ni ìmọ̀ràn tí mo lè gbọ́ láti di eléyìí? The reality is that divorce is not the will of God. Òtítọ́ ọbẹ̀ wípé ṣáájú tẹ́lẹ̀ kì í ṣe ọ̀nà Ọlọ́run. And when Jesus was asked about that, he said that Moses gave Israel that law because of the hardness of their heart. Jésù sọ fún wa wípé Mósè ó fi àwọn òfin sílẹ̀ nítorí ọkọ̀ àwọn ènìyàn tó yí. And uh, in 4 Corinthians chapter 7 verse 10, he says that if it happens that a husband and wife have misunderstanding and they separate, that they should remain unmarried or else come back to each other oríṣẹ́ wà ẹsẹ̀ keje wípé tí ọkọ láya tí wọ́n bá ti jà tí wọ́n fi ká tí wọ́n dúró bẹ́ẹ̀ wọ́n máa ń lè ọkọ kíkejì tí yóò máa ń lè aya. and he said that if any of them goes ahead and marry another person that that person is an adulterer or an adulteress. bí ẹnikẹ́ni ni wọ́n bá ti wá lọ tẹ̀síwájú láti lọ fẹ́ ọkọ àti láti fẹ́ ìyàwó onírú ẹni bẹ́ẹ̀ di alágbèrè. The only thing that that Bible says will permit somebody who was married before to marry another person, either man or woman, is if that partner is dead ohun kan ṣoṣo ọ̀nà kan ṣoṣo tí bíbélì ti gbà wá níyànjú tó fi lè jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó ṣe ìgbéyàwó mìíràn òun tí ọkọ àti aya rẹ̀ bá ti kú. that is why during wedding he say until death do us part. ìdí rèé tó fi jẹ́ wípé nínú ìgbà tó máa ń so ọkọ àti láya pọ̀ wá sọ pé títí tí kún fi yà yín. therefore the sister that is asking whether she can go ahead and marry a man that is divorced it is not the will of God. nítorí iṣẹ́ ìyá arábìnrin tó fèrè wípé tí òun lè lọ fẹ́ ọkọ tó ti kọ aya rẹ̀ sílẹ̀ kì ká lọ sàn án sójú ọ̀rọ̀. I have been married for more than eighteen years now. Mo ti ṣègbéyàwó bí ọdún méjìdínlógún báyìí. In the past six years. Ní ọdún mẹ́fà sẹ́yìn. I have been neglected in every ramification of it. Àti pàmì ti sẹ́gbẹ̀ẹ́ kan ní gbogbo ọ̀nà. Including being denied sex. Wọ́n ti ẹ̀tún ti fi ìbálòpọ̀ dùn mí. And being locked out of our matrimonial room. Wọ́n ti tì mí jáde kúrò nínú yàrá ìgbéyàwó wa. In a year, I got sex two times lọ́dún kan tó ṣe ẹ̀mejì péré ni wọ́n bá mi lò pọ̀. I am noticing that trend again. Mo tún ti wá ń rí ìrírí ẹ̀ báyìí. And it's causing me so much fear. Ó sì ń bà mí lẹ́rù jọjọ. My husband ignores me even when it is obvious I need body contact and sex. Ọkọ mi sá mi kì nígbà tí mo bá tilẹ̀ ń béèrè fún ìbálòpọ̀. I need to be taught. Mo nílò láti fọwọ́ kéèyàn fọwọ́ kàn mí. Sir, how do I handle this? Ẹ jọ̀wọ́ kí ni mo lè ṣe délé yìí? Because I've gone to him three times for the past one month, but he is judging me. Mo ti tọ̀ wọ́n lọ bí ẹ̀mẹ́ta nínú oṣù yìí ṣùgbọ́n ṣètò wọ́n ń sá fún mi. Has he gone back to his vomit? Ǹjẹ́ wọ́n ti padà sílé èdè wọn ni bí? That is having several women out there. Èyí tó jẹ́ wípé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin níta lọ́rùn. Both young and old. Ló ní ọ̀dọ́ àti lógbó. We are both members in this church. Òtó ti jẹ́ wípé a ọmọ ìjọ yìí. And workers also. Àti àwọn òṣìṣẹ́ nínú ìjọba kan náà. Praise the Lord. Ẹ̀yin It is not good at all for a man to deny the wife's sex. Kò dára kò sì bójú tó fún ọkùnrin láti fi ìbálòpọ̀ dun aya rẹ̀. It is also not good at all for a woman to deny her husband sex. Kò sì tún dá abákan náà bu obìnrin láti fi ìbálòpọ̀ dun ọkọ rẹ̀. First Corinthians chapter seven verse two to five. Ìwé Kọ́ríntì ní ẹsẹ̀ keje. He said that the body of the woman belongs to the man. Ó ara obìnrin tí ọkọ rẹ̀ ní ṣe. And the body of the man belongs to the woman. Ara ọkùnrin bákan náà tí aya rẹ̀ ní. He said that both husband and wife should do due benevolence one to the other. Ó lọ́kùnrin láti obìnrin tí ẹ ẹni tó fọwọ́ tó fara bo ara wọn. That means that both of you should have sex as many times as necessary. Ó túmọ̀ sí wípé ẹ máa ní ìbálòpọ̀ ní àkókò bó ti bá wù yín tó. So we are addressing that our brother. Àwa sọ fún arákùnrin wa yìí o. Please stop denying your wife sex. Ẹ jọ̀wọ́ ẹ dẹ́kun láti máa fi ìbálòpọ̀ dun aya yín. It is not good at all. Kò dára tó bẹ́ẹ̀. You may expose her to adultery. Ẹ má ṣe jẹ́ kí wọ́n máa ṣàgbèrè. And we want to uh, we want to appeal to the brother also. Mo tún fẹ́ bi arákùnrin wa bákan náà. Please, whatever your wife has done to offend you, kindly forgive. Ohunkóhun And if you are already going outside and uh, meeting other women, please stop that. Come back to your wife, ask the Lord to forgive you, and the Lord will answer your prayer. Tó bá jẹ́ pé tí lójú ta ẹ jọ̀wọ́ ẹ dẹ́kun ẹ̀ fẹ́ padà wá sílé fẹ́ bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run tó dárí jì ní kẹfà àyà mọ́ra. And we, uh, we also advise the sister that she should go and apologize to her husband. A sì tún gba arábìnrin wa ní ìyànjú náà kí ẹ lọ bẹ ọkọ yín. Make yourself submissive for your husband. Don't be stubborn to your husband. Don't be rude to your husband. Ẹ má ṣe ṣe ni tó ń fọ́nu sí ọkọ yín kẹ́ tẹríba fún ọkọ yín kẹ́ sì sí ìrẹ̀lẹ̀ bá wọn sọ̀rọ̀. And like our father in God has said, make yourself attractive, observe proper hygiene and make, make sure that you look well and smell well. Bí bàbá wa nínú Olúwa ti ṣe ṣèwàásù láìpẹ́ yìí, wọ́n ní pé kẹ́ ẹ jẹ́ ni kẹ́ ẹ máa múra dáradára kẹ́ ẹ sì jẹ́ ni tí ara yín máa lè fà sí ọkọ yín. Do not go and be arguing with your husband. Always remember that the Bible says you are daughter of Sarah who was submissive to Abraham. We pray that the Lord will favor you as you go back to your husband. And the husband will appeal to you to. Go back to your wife and let peace reign in the home. Ọkùnrin náà ẹ jọ̀wọ́ abẹ̀yìn padà sí ọ̀dọ̀ aya yín àlàáfíà kó jọba nínú ilé yín. Finally, we have this question. Lákòótọ́, a ní ìbéèrè yìí. When there is a quarrel or fight between husband and wife. Bí aṣọ àbí ìjà wà láàrin ọkọ láya. What is the easiest way for them to settle the case? Kí ọ̀nà tó rọrùn jù fún wọn láti lè parí ìjà yìí? Without third party coming into it. Láì jẹ́ wípé ẹnì kẹta dá sí. Number one, uh, quarrel is not abnormal in marriages. Lákọ̀ọ́kọ́, ìjà kò ṣe ohun tó dáa nínú ìgbéyàwó. But you need to sort it out very fast. Ṣùgbọ́n ẹ nílò láti yanjú rẹ̀ kíákíá. As a sister, as a brother, you can pray on the issue. Lákùnrin lóbìnrin ẹ lè gbàdúrà nípa rẹ̀. Then approach your partner peacefully on the matter. Nígbà náà ẹ lọ bá ọkọ àbí láya yín ní pẹ̀lú àlàáfíà. We have been told that we need to keep on discussing as husbands and wives. Apologize apologize to each other. Ẹ̀bẹ̀rẹ̀ ayé. At times, even when you know that you are not guilty, still apologize for people. So that your prayers will not be hindered. Then she said, Is it good to refer the case to father or mother or in or mother-in-law, uncle or auntie or pastor? Ǹjẹ́ ó dára bí láti fi ọ̀rọ̀ náà tó bàbá ìyá àwọn ẹbí àti olùṣọ́ létí? It is not a good idea to carry your marriage matter outside all the time. Kò dáa fẹ́ máa mú ọ̀rọ̀ ara yín tó ará ìta lọ ní gbogbo ìgbà. But when you have prayerfully tried to solve the situation and you have not found a good result. Ṣùgbọ́n lẹ́yìn tẹ́ bá ti gbàdúrà tẹ́ ti rí pé ẹ̀rí ọ̀rọ̀ náà yọjú sí ájá láàrin ara yín. Then you can go for godly counsel from your pastor. Nígbà náà If your parents are God fearing, you can go and discuss with them. Above all, make sure you lis to the voice of the Holy Spirit even when you are being counseled. Nítorí bẹ́ẹ̀, o ní láti ṣera rẹ sílẹ̀ nítorí ìdí èyí. But make sure that when the man is in a good mood, bring out bring up the issue again so that you sort it out completely. Tí o bá wá ti rí pé inú ọkùnrin náà dùn, ẹ mú ọ̀rọ̀ náà tọ̀ wá láti lè yanjú rẹ̀. In fact, you may even through that step, you may end up finding solution to what the problem is. Nípasẹ̀ ìbálòpọ̀ yìí gan, ẹ lè wá ojútùú lè dé bọ́rọ̀ yín. Praise the Lord. Ẹyin Olúwa. The First question here is this. Ìbéèrè àkọ́kọ́. It ẹ jọ̀wọ́. My husband has a brother and they build the house and both of them are living together in that building. So they are twins. Ó ní ọkọ òun, ó jẹ́ ìbejì. Wọ́n sì jọ pọ̀, wọ́n jọ ń gbé níbẹ̀. And they are disturbing me. What can I do? Wọ́n ní kí ni àwọn lè ṣe sí i. This other question I want to answer together. What do you do when the husband does not work and cannot provide for the family? The wife pays the house rent. The wife pays for food. Òun ló ń ra petrol fuel for generator. Òun ló ti ẹ́ epo. He does virtually everything. Ẹ̀rọ tí wọ́n fi ń e-, gbogbo iṣẹ́ ilé. Can I leave this man? Òun ni kí òun lè fi irú ọkùnrin báyìí sílẹ̀. For a while. Fúngbà díẹ̀. So that he will learn his lesson. Ó ti ẹ̀ lè kẹ́kọ̀ọ́. Can I leave this man so that he will learn his lesson. Ẹjọ́ the issue is that when God is involved in any matter. We should be very careful the way we handle it. If You are joined together, you are joined together. There is nothing you can do about that. And want to know the meaning of husband. So, whatever name you call yourself, heaven is looking at you as somebody that is worse than an infidel. And when you know that the word husband, the word husband, and you know that hate is wholly in conscience as husband. Ẹni tó jẹ́ oníwà mímọ́ òyìnbó ní ọkọ. On you understanding in conversation, criticism and correction. Ẹni tí òye ń yé tó sì ń gbá ìkìlọ̀ òun ni à pè ní ọkọ. Balance, blameless in, in within and abroad ẹni tó wà ní ìwà mímọ́ nínú àti ní abiding in the covenant of marriage. tó sì ń dúró nínú májẹ̀mú ìgbéyàwó. noble in courage. ó jẹ́ ẹni tó jẹ́ pé ó ní akíkanjú. dependable in contributing to the family needs. ó jẹ́ ẹni tó ní tí a lè gbọ́kànlé nínú so once you know all these things. tí ẹ bá mọ àwọn ìtumọ̀ yìí. you should be able to know that you are supposed to take care of your family. ẹ ọmọ kó ojúṣe yín ni láti pèsè fún ìdílé yín. heaven is very far ọ̀run jìnà. It's only Jesus Christ that is helping us. Jésù Kristì fúnra rẹ̀ olùkọ́lé ràn wá lọ́wọ́. You don't say what can I do? That well the only thing you can do. The sociologists in their research. Àwọn tó tó kọ́ ẹ̀kọ́. They discovered three categories of men in marriage. Number one, Mr. Command. Number two, Mr. Visionary. And number three, Mr. Steady. And so on the basis of this. Ní Mr. Steady is somebody who does not know, who does not do much. Ẹni tó dé dédé jẹ́ ẹni tí kìí ṣe. He's very quiet a man. Ó jẹ́ ẹni tó yẹ pé kìí sọ̀rọ̀ púpọ̀. But he does, he is very faithful. Ó jẹ̀ jẹ́ olóòtítọ́. But he does not provide for his own home. Ṣùgbọ́n kò kúkú pèsè fún ìdílé rẹ̀. When you are providing for your home. Ṣé ẹ bá pèsè fún ìdílé yín? God will be happy with you. Inú Ọlọ́run a sì máa jù sílẹ̀ níbẹ̀. If you are looking at that point. Ṣé a bá ń wo kókó yìí? The Lord will help you. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Then also. Bákan náà. At the end of the day. Lẹ́yìn ohun gbogbo. The Lord will see you through. Ọlọ́run yóò mú yín àjá. And there is another question here. Ìbéèrè mìíràn yìí bí. He said, hey, hey, eh, take my husband is instead of my husband, it's my wife that is beating me èyí ọkọ mi ò bá ní máa yìn mí ó ní aya gan ló lu ọkọ rẹ̀ nílé. there is no way you will fight without being angry. kò sí bí èyí ṣe lè bínú. And the Bible says that anger rests in the bosom of a fool. Ìbínú a máa dé nínú ọkọ̀ aṣíwèrè. And a fool shall be cut off in the middle of his head. Aṣíwèrè ni a ó sì mú. In primary school, they were telling us two five things. Eh, the teacher will not ask who is guilty and who is right. Ẹni tó jẹ́ olùkọ́ òyìnbó ìpẹta ló jẹ̀bi àbí ẹni tó jàre. He would beat all of you. Ah, àwọn méjèèjì ní àyànpọ̀. The same thing, if you are beating your husband. Bákan náà, ẹni For that matter. Tó ń lu The head of the home. The representative of God in the home. The person that will answer questions before God. The person that God has crowned as the head in the home. And you are teaching that man. My brother, my sister. You have gone beyond necessary steps. May God bless you. Ọlọ́run á Thank you. Ẹ We close our eyes now. These prayers, they are short. Powerful. Make sure that once it is called, you quickly open your mouth and pray them. Because there is no time to waste. Say this loud and clear with power, with fire, with determination. Ẹ̀wé ló wọ̀n tẹ̀tẹ̀ lọ agbára pẹ̀lú iná àti ìpinnu. Oh Lord. Olúwa. Rearrange my situation. Ẹ ṣe àtúntò ipò mi. To glorify your name. Láti yí orúkọ rẹ lógo. Oh Lord. Olúwa. Rearrange my situation to glorify your name. In the name of Jesus. Oh Lord, we arrange my situation. In Jesus' mighty name we pray.